الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته ni ọjọ́ bí mélòó kẹsẹ̀ yìí a ń ṣe àṣì alayé fún ara lọ́rọ̀ sheikh salih bin abdullahi al-fawzan hafizahullahu ta'ala lórí kíni mawqif al-umma al-islamiyya lórí àwọn mubtadi'a lórí àwọn tó bá ń ṣe bídá nínú ẹ̀sìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíni manhaj ahli sunnah wal jama'a fi raddi alayhim mo dẹ̀ rántí pé a mú ọ̀rọ̀ méjì nínú àwọn ashabu nabi sallallahu alaihi wasallam wa àkọ́kọ́ nígbà tó ráwọn èèyàn tí wọ́n kójọ sínú mọ́sálásí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn ó takù wọn ó ní tẹ́ ń ṣe yìí kò bá súnnà mu wá jẹ́ kó mọ́ yí wọn pé ṣìbáwọn sàhábà náà yìí ṣẹ́rí wasallam ìjẹ́ wo ló ti kú tẹ́ ti bẹ̀rẹ̀ sí alaihi wasallam ó takù wọ́n mú excuse wá tí gbogbo èèyàn tó bá ń kó sí bídí àmọ́ mú wá òun náà ni wípé ma àrọ́dẹ̀nà ìlà khairon excuse náà ni wípé wọ́lá ìdádá lagbàlẹ̀ ogun afẹ́sìn lọ́ọ̀bá náà ni aha àmá ibn Mas'udin radiyallahu anhu ó fún wọn ní èsì tó ẹka wọn mọ̀ fún wọn ní ìní ike wa kam min muridin khair an yasila ilayhi mélòó mélòó èyàn tí ó dẹ̀ ní ọwọ́ rẹ̀ ní bá dáadáa yẹn nígbà tó bá gbèrò dáadáa tó bá ń rí jóná dáadáa bóò lọ́wọ́ rẹ̀ ṣe fẹ́ bá dáadáa ẹlẹ́kẹta lé ní bí tá sì bẹ̀rẹ̀ ní inshallah Shaykh Fawzān wọn mú anada àwọn ni jā'a rajulun ilā al Malik bin Anas rahimahullahu ta'ala akọrin kan hábà imam Malik bin Anas imam tí wọ́n gbajúmọ̀ ta wọn náà imam Maliki ta ma ń pariwo aha so imam daril eh, hijira Madina na ń pè ní daril hijira faqal ó wá sọ fún wa pé min aina uhrim ibo ni ma ti bẹ̀rẹ̀ ihram tẹbá lọ ṣe hajj ẹ ṣe ihram ibi tẹ́ ti wọ aṣọ alharam ibi miqatu yín àti ogun àkàtọ́ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ alhajj báyìí faqal min al-miqati alladhi waqqata rasulullah sallallahu alaihi wasallam ààyè bí tí ànábì ti bẹ̀rẹ̀ miqatu tí ẹ̀yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ tí wa ahrama minhu ibi tó ti bẹ̀rẹ̀ ihram yẹn ààyè báyìí báyìí tánàbì ti bẹ̀rẹ̀ sallallahu ọkùnrin wá ń sọ fún Imam Malik pé fa in ahramtu min abad minhu tí n bá sún sẹ́yìn díẹ̀ sí ń kọ́ tí n bá jàtún lọ bẹ̀rẹ̀ níbi ọwọ́ ẹ̀yìn ẹmà kí ládá tún lè pọ̀ sí Ànábì ṣe ti ẹ̀mbì tẹ́mi bá sún sẹ́yìn díẹ̀ tẹ́mi ń kọ́ faqala Malik Malik wá ní pé la ọkùnrin ẹwà ń sọ fún Imam Maliki pé à ah, kí ni ó kórìíra ń bẹ kí ló burú ń bẹ kí ló wà ń bẹ ànábì ṣe tiẹ̀ ń bí kémi fẹ́ kàtẹ̀ tún fà sẹ́yìn díẹ̀ kémi tún lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀yìn díẹ̀ kó tó gùn díẹ̀ kí ló burú ń bẹ Imam Maliki ni akrahu ah ah fìtínà oní ń bẹ́bí ká lékún dáadáa ẹwùn kan báyìí ọkùnrin yẹ gbèrò pé ànábì ṣe bẹ̀rẹ̀ tí ẹ bẹ́ẹ̀ ká ní pé 20 km ló wà láàrin bí sí ibi tánàbí lọ sallallahu alaihi wasallam ànábì bẹ̀rẹ̀ tẹ̀ láti bí 20 km èmi fẹ́ mú 30 km mo fẹ́ lékún dáadáa lórí dáadáa wọn na burú wo ní bẹ́ẹ̀bí kí n lékún dáadáa lórí dáadáa ẹ̀rí pẹ́ nìyí ó ń kò níbi tánàbí ṣe sallallahu alaihi wasallam yóò fi lékún tánàbí ṣe kó lè bà ṣe dáadáa ara wu kí n ṣe dáadáa ni yẹwu <laughs> faqala malik imam malik tí gbogbo ana ma yawan sọ fún pé fa inna allaha ta'ala yaqul iwo gbọ́ tọ́lọ̀ bá ń sọ qur'ani ni falyahdhari alladhina yukhalifuna an amrihi tọ́lọ̀ sọ́ra wu àwọn tí wọ́n alihi أو يصيبهم عذاب أليم àbí kí ìyà ẹlẹ́ta ilé kómọ̀lọ̀ ṣubúlé olórí kálọ sọ́ra àwọn owó alladhina yukhalifunahu an amri àwọn tí wọ́n takò àṣẹ ànábì sallallahu alaihi wasallam nígbàtá ànábì ń sọ fún ọ pé a ní báyìí ni ó ṣe ànábì ní 30 ni ó ṣe for example wọ́n ni ah ṣe bí 30 na ni a ṣe àbí ó dẹ̀ bí ó ṣe 50 ah kí ló tó fẹ́ ṣe 50 ó gbọ́dọ̀ kọjá àlàtà ànábì sallallahu alaihi wa alihi wasallam imam malik wá ní pé wa ayyu fitnatin a'zam min annaka khassasta bi fadlin lam yakhtass bihi rasulullah sallallahu alaihi wasallam fitna olówó bí ó tún lè lágbára tó kóòrò bóyá o lè ní o lè ṣe iṣẹ́ dáadáa kan o lè ní fọ́dùlù kan o lè ṣe ìjọsìn kan annabi sallallahu alaihi wasallam kò dẹ̀ ṣe kí ní ẹ̀ ìwọ tún lékún oore oore tí ó tún lékún jù sallallahu alaihi wasallam sọ fún mi fìtínà oríbú olófẹ́ tó yìnà àgbákò àjálù olófẹ́ tó yẹmọ́ ló fi jẹ́ kí ta bá ń sọ̀rọ̀ pé alìbídàá alìbídàá alìbídàá ìtumọ̀ alìbídàá ni wípé o fẹ́ ṣe ẹ̀sìn ju bá nẹ́bí ṣe ṣe lọ o fẹ́ máa ṣe ju èyàn tọ́lọ̀ fi rán lọ ah, ni a ń gbà òkè ànábì ní a kí òun rákà mẹ́rin tẹ́bí bá kí mẹ́fà ń kọ́ kí ló burú ń bẹ́ mo kí mẹ́fà sí mi tó fi ní ládá sí ní sánàbí kí mẹ́fà ìbéèrè takọ̀ bí rẹ̀ ní sánàbí kí mẹ́fà tánàbí ò bá lè kí mẹ́fà bó bá ilé kí mẹ́fà oríbú ló fi because oríbú ló fẹ́ tó yí pé kóòrò bóyá o lè sórí rẹ̀ kan àbó lè rẹ́sìn sí ju bí ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ fi rán yẹn bí ó sì ṣe lọ wa hadha namudhaj Sheikh Fawzan wá example eléyìí o أها نموذج لليو وما زال العلماء ينكرون على المبتدعاء في كل عصر والحمد لله أما علماء ذلك لا تماشي إنكار لوريا أهل البدع تتتفي دي أسكوي نتايم بويا سعيد بن مسيب أبي الحسن البصري وتبقى نينو آميج أنا كوا مسجد before صبحي تبقى دي مسجد أوكي ركعة الفجر لنبي مانكي raka'at al-fajr raka méjì before al-fajr before ìrun al-fajr ìrun subhi da manki ẹni kan wá di bá kí méjì ó kí mẹ́rin ó kí mẹ́fà nígbà kí lọ ni ah ìkan náà tabi'un tó wà be wá sọ fún pé afa ó ti kí ju èyí tán kí so ìkọjá aláta nẹ́bíyàn sallallahu alaihi wasallam ya gangana ń pè ní albida'atu so kí wá ni manhaj ahli sunna al-jama'a fi raddi ala ahli al-bid'a kí wá ni ojú ọ̀nà àwọn tó bá wà lórí sunna bó na sí man ṣe raddu fún àwọn ahli al-bid'a adẹ́ṣàlàyé níbi jùkú àti kọjá pé tẹ́wàá ní pé àbúrọ́dù in tán pè ní àbúrọ́dù o ní pé kíyàn gbé nǹkan síbi báyìí kó gbé síbi tí ò sí káàbà gbé padà pé àfá ibi tó gbé sí ibẹ̀ kọ́ ma wá rọ́dà rẹ̀

jam'an al-thani fàádà sáfàhùn wà jáhálùn àìmakalilé àti ìpónú kí ìgbà tó ti wá sọ̀sọ̀kúsọ yìí kalẹ̀ báyìí èyàn wá ṣàlàyé ọ̀rọ̀ pé àṣẹ́lọ̀rọ̀ tó sọ yìí o ma wá rọ́dà rẹ̀ ma dá padà síbi tó wà because intanet ya ṣáyìmọ̀ kan ní pé annisa'u shaqa'iqul rijal nínú Islam àwọn khitobu tó mọ́ sábà wá àwọn khitobun shar'i ọkùnrin náà tó má ti wá dájú ìtọ́bù kó ọkùnrin ó ti kóbìnrin náà sínú àfi tá a bá rẹ́rí tó bá yọ obìnrin kó ń bẹ̀ so obìnrin náà àwọn náà gbọdọ̀ kírun tán bá ní dúkìá wọn gbọdọ̀ sí hajj wọ́n yọ zaka tó wọ́n bá tí dúkìá wọn bá wọ ní sáàbù tán bá ní àwọn èrè oko àti bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí Ramadan gbogbo nǹkan tó yẹ kí ẹ àwọn wọ́n gbọ́dọ̀ jìnà sí tawhid wọ́n gbọ́dọ̀ máa ṣe àwọn nítorí pé ọlọ́run sọ pé ìgbàtọ́lọ́run ló kìtọ́bù ọkùnrin ni obìnrin wá ní sínbẹ̀ so kí wá ṣàlàyé ọ̀rọ̀ ẹ pé ìsọkúsọ lẹ́ni yìí sọ o ilé lòdòdó ilé náà ń pè ní àbúrọ̀dù so kìí ṣe pé ẹlòmí ma ń kẹ àbúrọ̀dù sí tó bá ti wẹ́ pé wọ́n ti ṣe rọ́dù fẹ́ nìkan eh wọ́n ti pẹ́ kéfèrí àbí wọ́n ẹlòmí tẹ bá dákọ̀ rọ́dù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé wọ́n ti ṣe rọ́dù rẹ̀ yóò ní èè wọ́n ti pè lóní bídá wọ́n ni pé mọ̀bùtẹ́lẹ̀ rẹ̀ ni ọ̀tọ̀ ni yàtọ̀ wà kí ẹ ṣe rọ́dù tó bá sọ pé ẹnìkan sọ báyìí for example ẹnìkan sọ pé ifá Qur'an ó ní Qur'an kí mara ń sí ah, ifá ẹbọ ni fatia ń kọ́ ìtọ́ ni fatia ni ifatira wà láìbùsí tún fatia ifatira ifatira ni kẹ́mọ̀ ní pé ọ̀rún mẹ́lá annabi tọ́lọ́rin náà ni ọ̀rún mẹ́lá ṣẹ́gbọ́n kí ni àwọn ìsọkúsọ ni kí wá jáde kí wá ní pé ọ̀rọ̀ ní o ìsọkúsọ ni o bó ṣe jẹ́ sọkúsọ lélé yìí o ni o ni o intanet pè ní àbọ̀rọ̀ dù ní ẹ̀sìn ni ó wà ní ni ó lè yọ́kùn ní ẹ̀sìn Al-Kùránì látòkèdélẹ̀ ògùdúùdù lókùnù ọlọ́run ṣe rọ́dù fún àwọn olùmí ọlọ́run dákọ̀ Fir'auna nínú Qur'an so ti máa ní ṣe rọ́dù èyàn lè dákọ̀ yẹn pé ọ̀rọ̀ yóò miskin òun ló sọ̀rọ̀ yẹn kíní kan ọmọ kíní kan òun ló sọ̀rọ̀ yẹn aburú ló sọ̀rọ̀ ẹ jìnà sí ọlọ́run dákọ̀ Fir'auna nínú Qur'an ọlọ́run dákọ̀ Amman ọlọ́run dákọ̀ nínú Qur'an ọlọ́run dákọ̀ àwọn olùmí àwọn qawm ọlọ́run Abu Lahab nínú Qur'an tabbat yada Abi Lahabin wa tabb Ọlọ́run bá dákọ̀ àwọn ẹlòmí inú kọ̀rọ̀ Ọlọ́run dákọ̀ àwọn kọ́ọ̀mù àwọn olómi Ọlọ́run dákọ̀ èyàn kan Ọlọ́run dákọ̀ àwọn bí ìjọ kadhabat kọ́ọ̀mù nóòin Ọlọ́run dákọ̀ kọ́ọ̀mù àwọn Ad àwọn Thamud àwọn Ashabul Iram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí àwọn olómi Ọlọ́run dákọ̀ wọn pẹ̀lú wà ní alladhina yabkhalun wa ya'muruna Yahud àwọn Jíù àtàwọn Nasara àwọn nasara àwọn christian ya ahlal kitab ọlọ́run sọ pé kọ̀dí káfàrọ̀ lẹ́dínà kọlu iná lọ́ha thalithu thalatha ọlọ́run ti ṣe kèfèrí àwọn tán sọ pọ́lọ̀ ọba ni mẹ́tàlọ̀kan ni ai àwọn christian ọlọ́run pé ọlọ́run dákọ̀ specifically pé la tattakhidhu al-yahuda wa nasara awliya ọlọ́run yẹ mọ́mù àwọn yahudi so bọ́lọ́run ṣe ṣàlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó dákà àwọn khawarij ó dákà àwọn kadariya alomi àwọn ẹnìkan padà dé wọ́n reject kọ́dàrí kódà àfáàmọ́ sálẹ̀ kí gbogbo àwọn ẹgbẹ́ bídíà mẹ́rin tó kọ́kọ́ jáde Ànábì dákà gbogbo wọn ọlọ́run Ànábì dákà alomi pẹ̀lú ausof pẹ̀lú àwọn ẹnìkan wà tí wọ́n padà máa ṣe àwọn kìníkan nínú ẹ̀sìn tẹ́ẹ̀ mọ̀rí fahadharuhum ẹjìnà sí wọn

tó bá gbọ́tọ̀ lọ́bá ṣe rọ́dù fáwọn yehudi àtàwọn nasọ́rọ̀ yóò dẹ̀ tí ọlọ́run pé eh òótọ́ lọ́lọ́run sí ohun laqad sami'a Allahu qawla alladhina qalu inna Allaha faqir wa nahnu al-aghniya mo ti gbọ́ ọlọ́run mo ti gbọ́ àwọn tán sọ pé ọlọ́run ọba olùsí lọ́lọ́run ọba ewu so ọlọ́run dẹ́kọ́ sẹ́tẹ́ ń ṣe ọlọ́run ọ̀rọ̀ sọ yóò ìsọkúsọ ni báyìí ló ṣe jẹ́ ìsọkúsọ so manhaj tó jùkú lórí Kùránì àti Sunnah ni so manhaj ẹ̀dẹ̀ ni mufhimu ni manhaj ẹ ma ń kó àwọn tí wọ́n gbádùn lágara ni kò ní jẹ́ ká mọ̀ tí wọ́n sọ mọ́ haythu in such a way that wọ́n mú ṣubú àwọn oníbídà wá àwọn oníbídà ń sọ pé salatul fatih ó lọ́lá ju kùránì 6,000 lọ wọ́n ti sọ̀rọ̀ yẹn àbí amọ́dá Tijani ti sọ̀rọ̀ àbí ọ̀rọ̀ jù nílé kùránì òun ló fi lọ́lá ju gbogbo àtẹ́rà gbogbo ló ṣe ní pé Salatul Fatih ó lọ́lá ju kùránì 6,000 kódà lómi wà ní tó pé wọn èkí ń kírun tán bá ti ka Salatul Fatih wọ́n bí lè pé ó subhanallah ó wà mú àyàwà ní kùránì àti àdífìwá ìṣọ́kúsọ̀ so that àwọn ènìyàn gò ní rí ọ̀rọ̀ ويستدلون بالكتاب والسنة على وجوب وجوب التمسك بالسنن والنهي عن البدع والمحدثات wọ́n wà máa mú àwẹ̀ ríwá nínú Kùránì àti súnnà lórí pé dẹ̀dẹ̀ ní kágbẹ́ súnnà mọ́ kádẹ̀ jìnà sí àwọn bídá àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn وقد ألفوا المؤلفات الكثيرة في ذلك wọ́n dẹ̀ ti kọ àwọn tírà tó pọ̀ gan àwọn àfáà súnnà kọ tírà gan tupo fi al-aqaid ala shi'a wal khawarij wal كتب wal mu'tazila wal ashaira fi maqalatihim al mubtada'a fi usul al iman wal aqida wọ́n wá kọ tírà tupo gan láti fi ṣe rọ́dù fún àwọn ṣíyà shi'a tó máa ń man láwọn sàhábà àwọn tó máa ní pé kòránù man ni pe qur'an o pe won ni al-qur'an alikoranu qur'an tan kai ko pé wọ́n ti tobo wọ́n ti yọ wọ́n ti yọ àwọn àyà tó ń sọ̀rọ̀ nípa àwọn a'imma 12 wọ́n ti yọ kó mẹ́ wọ́n ní Fatima kùránì mi padà sọ̀kalẹ̀ fún Àlí lẹ́yìn annabi sallallahu alaihi wasallam in bẹ nínú yàrá Fatima dùgbà tó yá wọn padà tún rí mọ́ tó padà tún yá ẹnìkan bọ̀ yóò padà mọ́ wá Mahdi tó bá ti dé Mahdi àwọn yóò mọ́ ni ó kàn yọ ni ó kọ̀kọ́ sábẹ́ kò tó ní àwọn sọkúsọ àwọn storybook super story bẹ́ẹ̀ sì mọ́ rí nínú alkafi wọn àwọn tíra alkafi wọn àwọn ṣíyà ni àwọn afáṣẹ́rọ́dù fáwọn ṣíyà ní pé ìsọkúsọ lẹ́ ń sọ yìí wọ́n ma ń pe Aisha ló ní zina ìyàwó Aisha wallahi àwọn Shia ma ń pè ló ní zina bí ó ṣe zina ní àkódà wọ́n ma ń sọ nẹ́bí ó sábòsí because anẹ́bí ò ṣe haddu fún tí ó yẹ kan sí lẹ́gbà ó yẹ kan lẹ́kọ̀ọ́ pa ní anẹ́bí ò dẹ̀ ṣe tí Mahdi àwọn bá ti dé yíò wà lọ wú Aisha jáde ní sàárè wọ́n wà lẹ́kọ̀ọ́ pa wọ́n ṣe wá sí padà ṣe lè ìmájì bá yẹn sọ kí ní ẹlẹ́ni wallahi wọ́n sọ ń sọ̀rọ̀ pé ẹnikọ́lùkọ́ ẹmọ́ ṣe ti yín ẹmọ́lẹ́nìkan ò ṣe dáadáa ìwọ gbogbo ọkọ́lá pé ẹ̀yẹn ṣe ti yín kí mi ní mọ́ ṣe tèmi wallahi ẹ̀sìn ó bàjẹ́ kún kálukú máa ṣe tí ẹ̀ ẹ̀sìn ó bàjẹ́ bóyá ìwọ náà lè nígbà tó kí bí àwọn àfá àtàná wọ́n ti dákẹ́ ni lè ní ìwọ náà mọ́ sí pèlé Abubakar àti Umar so mẹ́kọ́ àwọn kan wà ní Iran lè nígbà tán bá kírun tán ní Islam lọ́dọ̀ wọn tó bá ti ní la ilaha illallah ó ní aliyun waliyullah Allahumma la'an Aba Bakr wa Umar. Ìgbí ọlọ́ọ̀bá kó máa bá Abubakar àti Umar. Ìwọ́n náà imagine, tó kí bí àǹfà kò ti ṣàlàyé fún ọlá náà pé, "Hé, àgbákò lélé yíò kí wọ́n náà ti mọ̀lé ní." Tó kí bí ẹ ti sọ lánàá pé, eh, "Ẹ sáà fún ọlẹ̀, wọ́n sì kìdá Abubakar àti Umar àbí? Ṣé bàbá rẹ̀ l'Abubakar àti Umar ní? Ṣé bàbá rẹ̀ ní? Kí ló kàn?" Ìní ìwọ́n náà máa sí kìdá Abubakar àti Umar, ó mọ̀ bí ó ń sẹ́sìn, ó ní mọ̀ kó rí búlò ń se. Àwọn tọ́lọ bá ń sọ ní Kùránì pé, "Radiyallahu anhum wa radu anhu." àwọn àfáà súnnà súnnà wọ́n ṣe àlàyé àwọn khawariji àwọn khawariji náà ń gbógun ti jọba àwọn boko haram isis al-qaida jabatan nasara al-shabab àti bí ẹbẹ̀lọ báyìí lè nínà ìwọ̀n náà bá wà nínú gbó ní sambisa tó ma yìnbọn tó ma gbé bọ́m̀bù káàkiri against àwọn government àwọn ìṣẹ́báwọn àfáà náà ń sàlàyé pé olórí búlà àwọn ilé àgbákò náà ń tí wò fi mọ́ ṣe bọ̀ kọ́ìdà tí wọ́n gbé wálé ní kọ́ìdà pé ẹsà dákẹ́ afá ilé ipò oríṣẹ́ ẹdákẹ́ fẹ́ gbogbo alápẹ́ ní ẹfí gbogbo wálẹ̀ ẹkọ́ ní kálùkù máa ṣe tí ẹ tó bá ti rábù sáàdákẹ́ tí ẹ subhanallah ẹ̀sìn ó bàjẹ́ àfá ẹ̀sìn ó bàjẹ́ tàbá ṣe báyẹn ìwọ́n náà wà ní gbó sambisa lé ní báyìí tó mọ̀ yìnbá máa wọ̀nyàn ó wà ní Syria nínú gbó tó mọ̀ sákàkiri tó mọ̀ ju bọ́m̀bù tó gbé bọ́m̀bù sára báyìí ó lọ sínú ó lè lọ sí post Akbar ó sì tẹ bọ́m̀bù yóò sì blò ó lè pààyàn 20,000 tí ìjìbọ́mù àfá ń ṣàlàyé ni pé àkídà burúkú ní kíní ẹ jìnà sí ìyùdẹ̀ nídà kí àlàyé inṣàlá àwọn àfá ṣàlàyé àkídà jahmiya àkídà ẹbọ àtàkídà mu'tazila láwọn tán reject àwọn orúkọ àti ìròyìn ọlọ́ọ̀bá ọlọ́sọ nínú Kùránì pé walillahi al-asma'ul husna fad'uhu biha ọlọ́ọ̀ ní pé èmi mo ní àwọn orúkọ tó dá àwọn ìròyìn tó wà òkè ẹ pè mí ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ àwọn jahmiya tàwọn àṣàírọ̀dé wọ́n ní ara ọlọ́ọ̀bọ̀ olókọ olókọ kò ní ròyìn ah ìwọ náà lè ní ìwọ náà mọ́ ní pé ah ẹmọ́ ni Ar-Rahman lọ́lọ́run ar 99 names of Allah tí wọ́n náà hálé ní o ní ha because wọ́n ti ní àwọn kẹfẹ́ lọ́lọ́run olókọ kò ní ròyìn káwọn afáwà dákẹ́ kẹ́dákẹ́ ń gbà ẹ̀kan ní ẹwò ẹsà fún ní kálùkúlẹ̀ kó mọ́ sí tí wọ́n ìní báyìí tí wọ́n mọ̀ sọ ní pé ah, ọlọ́wọ̀ olókọ kò ní ròyìn ẹfíwálẹ̀ ká mọ́ sí tí wọ́n àwọn sàábé olóòrè èèyàn burúkú ni wọ́n ìyàwó Aisha onísìnà ní subhanallah in tí wọnú mọ̀ sọlé nínú musulmi ní kadákẹ́ kama sọ́rọ̀ wọ́n ni aṣáyẹ̀rọ àtàwọn aṣáyẹ̀rọ níbi àwọn mọ̀kànlá àwọn ọ̀rọ̀ burúkú tán sọ tó tako ìpìlẹ̀ iman àti àlàáfíìdà wa allafu kutuban khassa fi dhalik àwọn àfáà jókòó nífa tán gbogbo wallahi himayatan lidinillah wa hifdhan lahu gbogbo láti fi protect ẹ̀sẹ̀ lọ ní kò sí nǹkankan tafẹ́ gbàmbẹ́ kò sí nǹkankan wallahi tí wọ́n bá dákẹ́ ẹ̀sìn yóò bàjẹ́ ìwọ náà wo christianity tàbí fi ń ṣàlàyé tí ó ríjọ́ kan tí pastor T.B. Joshua bá jáde kó wá ní pé mo fẹ́ ṣe rọ́dù fáwọn Jehovah Witness ọ̀rọ̀ tẹ́sọ yìí tako àkídà Jesus ọ̀rọ̀ yìí tako àkídà neutralize ẹ̀sìn tí wọ́n so tí T.B. Joshua kó sínà lókùnù láwọn yókùnù kó sínà tó ń bá fẹ́ sọ pé ẹ̀ṣẹ̀ kí ní kẹtí jesus ò sí wọ́n ni àfá church jọ sunday tí wọ́n lọ ìbò ní jésù ti lọ sunday school tó ń lọ mú ẹ̀lú nínú bible pé a lọ sunday school so gbogbo wọn ti jẹ́ ọgbà wípé àṣẹ ni gbogbo àjọ ń ṣe gbogbo ya ara dákẹ́ ń sọ ara ya bára wọn jà ọ̀rọ̀ owó hey ó ti kọ́ ọmọ ha ó ti gba church mọ́ mi lọ́wọ́ ìtún ìyàmọ̀jà sínú àmọ́ nínú ẹ̀sìn islam insha allah àlàyé ó kọ̀ntínú láti mọ́ lórí pé àfáyín tó ń ṣe yíò ó takò súnnà nábí wu sallallahu alaihi wasallam ó takò ẹ̀sìn tán nábí mú wáwú bó bá ilé takò ó dárin àbí kó padà síbi súnnà nábí sallallahu alaihi wasallam àmọ́ kí wá takú kó mọ́ takò ẹ̀sìn ọ̀tọ̀ ní pé àwọn kí alhamdulillah wọ́n yé mi lójoojúmọ́ inṣáàlá àmọ́ wọ́n tí ẹ̀ ó wà jáde ó ti ma gbógun ti súnnà kò so àwọn àfáwakọ̀ nínú àwọn tí àtàwọn àfáwakọ̀ ibi tàti dúnẹ́ ok wọ́n kọ́ fẹ́ dákọ̀ díẹ̀ wọ́n padà tún dákọ̀ díẹ̀ ok ẹ kọ́kọ́ dákọ̀ díẹ̀ nínú ẹ̀ ni imam ìkanú àfá tán pè ní Uthman bin Sa'id ad-Dari ni ìkan nínú àwọn agbàfá tán ti lọ tipẹ́tipẹ́ more than 1000 years ago láwọn àfá yìí ti kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kútùbù Sheikh al-Islam Ibn Taymiyyah àti student Ibn al-Qayyim púpọ̀ nínú tí àwọn àfá yóò dúdú ni àwọn à eléyìí ò dáwò ẹ̀jìnẹ̀ sí ìwé náà ni kútùbù sheik Muhammad bin Abdul Wahhab tẹ́ fi ṣe rọ́dù lórí àwọn ẹgbẹ́ tí ó dá láwọn kòbòrí àwọn tán ti sàárè àtàwọn súfí a àwọn specific tírà inṣáàlá olùkẹrim gẹ́tọ́ bá ti jẹ́kó tó bá inṣáàlá a dákọ díẹ̀ wọ́n dákọ púpọ̀ o bákan dákọ díẹ̀ fúnra nínú àwọn tírà àti àwọn àfáà kọ táfùmọ̀ wípé ìmọ̀ ṣe àlàyé àwọn tí wọ́n bá ń da ìsìn tí wọ́n kó bídíà wá sínú ẹ̀sìn wallahi jihadun fi sabilillah jihadu ni fi sabilillah kikin ṣe kankan so an bi Allah subhanahu wa ta'ala kó ṣe dada fún ẹni kọ̀ọ̀kan wa kó ṣe wá nínú àwọn tí wọ́n rí ọ̀rọ̀ Ọlọ́run bá gbọ́yé tí wọ́n rí ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam gbọ́yé tí wọ́n dẹ̀ tẹ̀lé so hada wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wa alihi wasallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh